الثواب وكذلك جعلهن شقائق الرجال وساوى بينهما في العمل وقال سبحانه وتسامى ومن يعمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن الآية وكما كان للرجال حق في العمل الشرعي حق في العمل المباح الحلال كذلك للنساء حق في العمل لكن هذا الإسلام قام قيام خير للنساء برعايتهن ورئاستهن وصرفهن عن مراتع الشبهات والشهوات حتى لا يشغلهن الشيطان في إمالة نفوس الرجال إلى ما يبقض الرحمن ọ̀pọ̀ ni fọbàrẹ́lá tó ṣíwá ní musulmi an tọrọ alifin kira gẹ̀rẹ̀ fa nabi sallallahu alaihi wasallam ẹn tọ́lọ̀ bá láti bá ma jẹ́ kẹf gbogbo wa aláwọ̀ bá ní sàlùkó kí annabi wa bá ní sàlùkó láre àti àwọn aráli annabi àti sàhábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam ẹ̀yọ́ àníyàsìn mo ń fi àsìkò rẹ̀ létí bẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gbọ́ sí náà létí bẹ̀rù rẹ̀ àní taqullah ẹjá pọ̀nú ọlọ́run eléyìí náà ni àsọtẹ́lẹ̀ tó bá rẹ̀

sáà náà lè ṣiṣẹ́ báwa náà ṣe ń ṣiṣẹ́ àti jí ó yé wa pé ìpìlẹ̀ lára obìnrin òun ni kọ́lọ̀wó fi ilé rẹ̀ gbá kéèṣe kí lè rí ọgbà ọba dẹ́dà kó fi ilé rẹ̀ gbá ìpìlẹ̀nú in tí ó wà mọ́bìnrin jáde tí ó fi máa ṣiṣẹ́ lẹ́yìnbàtà sọ kó pé àwọn yàtọ̀ sí àríbì àwọn nǹkan kọ̀ọ̀kan àwọn gọ̀wábìtù wà òṣùl wà kọ̀wàáìtì tó jẹ́ wípé o ní ṣiṣẹ́ lórí iṣẹ́ tó bí ọba ṣe jẹ máa táa bá ti jọ gbọ́yé oríire tún kún oríire fún ànà táa tó ti jọ gbọ́yé sí agbáà àṣí wọ́n gbá torí rí tí ó kọ́kọ́ yọ islamu musulmìlẹ́rì ẹwọ bí Nàìjíríà ṣe rí kò lè gbà àfítàbálò ṣe ní ọ̀fọwọ́ tí ó pẹ́ lọ́dọ̀ lọ́wọ́ kan nígbàtẹ́ ẹgbà gbogbo mùsùlùmí ọmọ apá nítorí pé ẹ̀sìn rí òye ọmọ ẹ ti rò ń gan sí ẹgbogbo ọmọ ni sàdúwà ó sẹ́lìmọ́nù dìdì kírísítẹ́ni ó nígbàtọ́ wà tó kóṣù mẹ́ta alhamdulillah ẹ̀sì wà wé mọ̀lọ́ ó túbò tí mo bá ń sọ̀rọ̀ oṣù mẹ́ta sí rẹ̀ ah ọmọ gbági lánàá ó kí ṣáyọ ṣáìlánà nígbàtọ́ pàpọ́sẹ̀ mẹ́ta ah, ọ̀rọ̀ mi ó wà súnmọ́ ọ̀rọ̀ rẹ̀ súnmọ́ ó tó ti yagbá fún igbó ọ̀sán ẹjí ọfẹ́ dásọ́rọ̀ ẹ̀sìn tẹ́mọ̀ gbọ́lẹ̀nù náà kébé kébé tí ò ní túnmà wọ́n sọ̀rọ̀ pé à ẹmẹ́jẹ́ mọ́ ọmọ ló o níyàwó wá ti pọ̀jù

kò yé ṣùgbọ́n tí a bá ní kó wo bẹ́ẹ̀lì aṣọ tí wọ́n tí ìjà tí ń bẹnu àkóhùn báyìí sáṣọ ìdí àbí òde yóò lòdé bóò lè aṣe mọ̀wọ́n ọmọ já ìdáwà kọ́nù tá lọ fúnnù àyọ́dà náà ni ẹ̀sọ́nù o àwambọ̀ obìnrin àti gbà fine ṣùgbọ́n nǹkan kan ti yá wa ń ti abáyìí wípé májẹ̀mú àkọ́kọ́ asọ́lẹ́ ìjẹjọ májẹ̀mú ẹ̀kejì asọ́sùmọ̀kálẹ̀ sómọ́ra wọn májẹ̀mú àkọ́kọ́ gbogbo obe tó bá bóòdè lọ́ọ̀ta ó ń fẹ́ lọ síṣẹ́ tí ó sì bùkátà sẹ́yẹ yóò sọ kúbọ̀ ni o ẹgbà gbogbo àwọn ìyáwá sí à ń sọ sí ìdìbẹ̀ ẹgbẹ́ ilẹ̀ ilẹ̀ ẹ̀kúra ayé èyí tí ẹgbẹ́ ẹ̀sẹ̀ ọmọdé sóbi lẹ́tọ̀ àti lọ́sẹ́ntà ọkọ̀ ẹ̀gẹ́ ayé 50-50 ní o nígbàtí ọmọ ìwà iná ọba ìdàgbà yóò di 80-20 ọkùnrin òmù 20 obì òmù 80 ẹkùn ti gbogbo jàmáà lọ́tán ṣébi títà ti bẹ̀rẹ̀ nú obìnrin ọgbọ́dọ̀ jẹ pé kọ̀ndíṣẹ̀ ti wọ̀rántí ẹ̀ kò sáàni máa tabẹ́ jẹun kò sì níjó kàlékè bí àti sọ̀dí

ẹ̀ẹ́tẹ́ ngbọ̀ bá súnmọ́ ilẹ́tọ̀rọ̀ asọ́bí ah, ní gúnmọ́rúwá yóò ti dọ̀kùn bí ẹn tí ń jajá náà ni tọba tó táìmù kan tọba dẹjú tí ò lejú ajá ní ọjọ́ bó lejú ajá ní ọjọ́ nígbàtí ọbẹ̀ sọ̀rọ̀ méjì mẹ́ta yóò gbònú ọ̀rọ̀ <laughs> ẹ̀ẹ́sẹ́rẹ́gún já ń sọ lọ yóò wọ̀nú ọ̀sọ̀gbọ́n tí ìfẹ́ dá wọ́n mọ̀mà ملتزمة بالحجاب الشرعي عند خروجها للعمل ẹ̀wọ̀n tí dájá lẹ́rẹ̀ o a sì gbọ́dọ̀ kìí abẹ̀ obìnrin ọgbọ́dọ̀ bóòdé ohun àkọ́kọ́ iṣẹ́ yẹn bá ṣe tóbìnrin lẹ́ṣẹ́ mú ohun ìní ẹlẹ́ẹ̀kẹta iṣẹ́ yẹn gbọ́dọ̀ ohun gẹ́gẹ́ bóòdé ńlẹ́ pẹ̀lú aṣọ ẹ̀sìn kí wà ẹ̀sìn ọ̀hún olórí iri àfá kan tó jẹ́ pé ìntánàbí múwá iní rọ́wà sí rẹ̀ kò gbọ́dọ̀ sọ pé àlàálì ní fóbi kókó dénú ọkọ rẹ̀ pẹ̀lú ọkọ gíní kóbó dénú ọkọ rẹ̀ pẹ̀lú redmade yóò gbé aṣọ kẹlérí àwọn aṣọ yóò wà bú ọwọ́ ibi ọ̀rọ̀ ti pín méjì ṣùgbọ́n níbi àkọ́kọ́ ọ̀rọ̀ òkú méjì ní kankan o kí n tó sọ obìnrin Islam ti jáde lọ yóò gbé ìjáàbù borí látókèdè lẹ́bàáyì yóò fi bo àǹkárá tó wọ̀ tẹ́lẹ̀ yóò fi bo gíní tọ̀wọ́ tẹ́lẹ̀ yóò fi bo léṣì tọ̀wọ́ tẹ́lẹ̀ yóò fi bo redmade tọ̀wọ́ tẹ́lẹ̀ látorí báyìí ẹba ń sọ fún màmá àti náà tánà àbójú o skẹ́ẹ̀tì ni ẹlẹ́ ọwọ́ wọ́n wọ̀ jọmpa sí wọ́n wà ló kéèpù ohun ó dèbí bẹ́bà ti fẹ́ bẹ̀rẹ̀ gbọmọ ẹwù ah, tẹ́lẹ̀ náà wọ̀ lẹ́mẹ̀ríyàn ẹ sọ fún ẹ pé skirt and blouse náà náà wọ́ kìí ṣe ìjáàbò ṣùgbọ́n àwọn tó gbapò wọ́n wá gbapò fúnra mi mo fojú mi rí kìí sí gbẹ́sọ fún mi obìnrin ìbojú olùgbé ó fi bojú báyìí ó sì wọ́ long sleeve set pẹ̀lú jíǹsì ṣòkòtò tí ìrìn lọ wẹ́rẹ́wẹ́rẹ́ àmbọ̀ àwọn ní tọ́fà náà òjò náà kọ́ gbogbo náà bẹ̀rẹ̀ obìnrin tó bá fẹ́ jẹ́ ìlọ bí iṣẹ́ takhruj multazimatan bil hijabi ash yóò wọ́ sọ ẹ̀sìn sọ́rùn ẹwà wà wo bèé tí lọ bí iṣẹ́ ikú ọkọ a máa kìí fún a sì lọ ọkọ mọ́ sùkú kó rí sọ pé ní a tún máa fún nígbàtí wá ń lọ ibi miniskẹ̀ tí wọ́n a ti ẹ̀ ń rọ ìjọba gbogbo lọ college of o ẹ̀ tó university wọ́n ka ọ̀rọ̀ ìmúra kó tí èsè kéèké lánàá torí pé òpè mọ́dẹ́lì ni wọ́n lónìí nǹkan àìmẹ́yí ọmọ ní ọ̀sìkéètì níbi ìwọ̀kúwọ̀ tàbí nǹkankan ní john tó pé èyí èyí yàtọ̀ èyí ẹfẹ́ yọ kẹ̀kẹ̀ àtọ́sẹ́ tí àwùjọ ní ó wá ní ìlú òròjú ìlú ọ̀ráyè ẹ̀tún ogbónà jẹ́ tó fi bá sọ̀rọ̀ ẹ̀ká kí gbogbo bí ọba nítùmọ̀ tọ́jẹ́ bí ẹ ti ń yẹ́ ìyànwó wípé sí ò sí nǹkan burúkú lára yín o obìnrin lẹ́bà lẹ́nu ọ̀nà tí ó ma na kírókọ̀rẹ̀ sí kọ̀sọ̀kún ìbí ni àfá ìwò ni o tẹ́tẹ́bàfẹ́ ọlẹ́ ẹ̀fẹ́ ọ̀rẹ́tẹ́bàfẹ́ ẹ̀bọ́ sí báyìí bẹ́ẹ̀fẹ́ ọ̀nà plane obì ọmọ wá sọ wípé àfá ẹ̀káwókè ẹ̀sùn wíbáyìí níbi ẹbá sì ti ń sọ eléyìn òtẹ́ ẹbá jẹ́ mùsùlùmí ogún 17 ti kọjá mẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ méjì tó kú ẹ̀mọ́ títún bẹ́nu tí ibi tó ń kàlùkù ń gbà kọjá tí táwà mùsùlùmí bá dúró déédé wọ́n mọ̀ wà pẹ̀lẹ̀ sí wa owó mi mọ̀sọ̀ ni ṣùgbọ́n irú kọ́stọ́mà o nígbọ̀ ẹn tí ń pẹ̀rẹ̀ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ìwọ gan lọ́kọ́kọ́ fẹ́ fi ṣe yẹ̀yẹ́ but nǹkan náà àwọn alákatakítí inú wa nù ṣe bí labádẹ́bẹ̀ ẹwú gbogbo mọ́mù àdúgbò ẹbá ń kàrà láàbá lọ́rún <laughs> ẹ̀rí mi tàbá kí á sí ìtàn ẹlé àyínlọ́wálẹ̀ kan ṣe ẹgbọ́pẹ́ tí ọba kí ó máa háyàwó ẹ ìtẹ́mẹ̀ gbọ́nù wàhálà tó dé bá wa lónìí kìí ṣe wàhálà kéké o Ànábì sallallahu ní ẹjọ́ لغير الدجال أخوفني على أمتي دجال بام لẹ́nu rí ọ̀rọ̀ umma mi ṣùgbọ́n mo ti sọ tọ́pọ̀ fún ẹ ń parí ṣùgbọ́n kí n bám lẹ́rú mà ó tó pẹ́dẹ̀ àmì tó tọ́sọ kí sí dìjá lòun bám lẹ́rú jù fún yí ó tó pẹ́ àmì tó sọ lẹ́ẹ̀bẹ̀ta ah, àà kí wá ní nǹkan náà ó ní innama khafa ala ummati ala immata al-mudillin àwọn tí wọ́n máa fojú pé atọ́nisọ́nà ẹ̀sìn rí tó sì jọ pé sọmọnù ní ìyàn ní ń bá mẹ́lẹ́rù hadithi ẹnu kan àkọ́jà mọ́mù at-Tabarani fi Mu'jami al-Awsati ṣùgbọ́n ẹjẹ́ lọ sínú sunan min hadithi Thawban mọ́lá Rasulillahi sallallahu alaihi wasallam al-a'immata al-mudillin aw a'immata mi tí wọ́n bá ní tààlẹ̀rú rẹ̀ bá mi jù fún yín o làwọn tí wọ́n gbé aṣọ ìdaríwọ̀ o tí wọ́n dàbí ẹni tẹ́yẹ̀ wó pọ́se ṣùgbọ́n aṣọ nínú ní ẹ́ àwọn mímọ̀ ní ọ̀nà mẹ́rin ní kíní ọ̀nà mẹ́ta kíní yọ ma lọ tí wọ́n bá ní àwọn aṣáájú aṣọ nínú àwọn àfá aṣọ nínú àwọn adarí aṣọ nínú wọ́n ní ọ̀nà mẹ́ta ni wọ́n ma pín sí a máa rí alìṣùkámù alìfásádà wàlìrúlàmáwù alìfájárọ̀ wàlìrùbádù wàlìrùbádù àwọn òbádù kí làwọn yà tí wọn alìfásákọ̀ lá asàfilẹ̀ wàlìrùbádù alìjáhálà alákọ̀ọ́kọ́ alìṣùkámù àwọn tí wọ́n ma darí ẹ ma wò wọ́n bí olùdarí yìí àwọn tí ó kú darí wa náà rẹ̀ àwọn náà lòfin ìlú ń bẹ lọ́wọ́ wọn ṣùgbọ́n àlìfásádà ni wọ́n wáyé wá bàtàrà wọn jẹ́ àti tàn tí wọ́n ń darí ó sílẹ̀kùn fún ìbà ó sílẹ̀kùn zina wọ́n ma tilẹ̀kùn oríire wọ́n ma sórí ṣùgbọ́n alifajaro àpò ah, kí ayé ọ̀rọ̀ ní ẹbìnú ẹlẹ́ǹtí ògúrò lóṣẹ́ ah, ah. <laughs> owó tún lò lálẹ́ ẹjọ́ agbọ́wà ni wọ́n ní aṣọ tóbìnrin tó mùsùlùmí yóò aṣọ kan lérí aṣọ yẹn torí pé ẹ̀ṣọ́ ni

oríṣẹ́ ẹ̀rọ mẹ́ì àwọn olórí burúkú ní ìsìlámù ìkan olókébù tó dérú bí oníṣẹ́ relé o náà ti fẹsẹ̀ lẹ́sẹ̀ ilé ń bọ̀ ya ìkan wíṣkáfù ó ní ọmọ ì àwọn tó fẹ́ sẹ́sìn rí tí wọ́n èso alákàtà kìtì tí wọ́n sára dáa àwọn ṣùgbọ́n báwọn bá ń bà jẹ́ kí wọ́n mọ́ fi rí àwálà jẹmọ́ àwọn èèyàn kọjá lálìkì àmọ́ ò tọ́tù jẹ pọ́pọ̀lọpọ̀ ń sọkún kó láyé ṣùgbọ́n kò sí kò mú mọ́ntàmù o ibẹ̀ yóò gbogbo wà sí gbóṣe gbọ́ lọ́wọ́ pò tó ìfẹ́ ẹni ní pẹ́blẹ́mọ̀ wọn a mọ̀ síyàwó wọn màá ràdúwẹ́ redmaid owó lórí ọlọ́run sì wà mú gbogbo àwọn tínú wọn lè tínú sí tọ́lọ́ àwọn ẹlẹ́sìn náà ni àtún wá aráyé ṣe jù yín lọ zéèlì táwọn obìnrin fi ń bojú 25,000 bẹ ẹyọkan a sì mọ́ bí a ti ń ká gbogbo yín géètì tẹ́ẹ̀mà tàtọ́sà sí bọ́skọ́rọ̀ yóò tún máa tó náà wọ́n ti pè 200 naira tó ti pè fún 200 ẹyọ kan mẹ́ta ló tún kó ní tí a bá tún káwọn mẹ́ omi ó bòrè lójú èèyàn lẹ́ni wọ́n jẹ́ mùsùlùmí gidi yíbò o ní ń bá wọn obìnrin wọn àyà wọn yóò lẹ́yìn wọn wọ́n tún wá mú lọ wọ́n mọ̀ ṣe wọ́n mọ̀ wá dúó kò ní gbọ́ yíya ní ṣe ẹ̀rọ páwọn ìjọba ọmọ ṣúkúrò rí bí ìgbọ́ ṣe dáa ní ó ti dáa ọlọ́mọ ẹ̀dàrú náà ni nígbà ẹ̀bá ní ẹ̀ nídi sẹ́mọ̀ ẹ̀ ń sọ fún wọn sẹ́mọ̀ pé wọ́n fọ́ mú bẹ́ẹ̀ tó sì ń gbó láàrin oṣù méjì 60 days àgbàdo ti wà báyìí bó ló ní jẹ́dà rẹ̀ ti ọjẹ́ lára ẹdíẹ tẹ́bẹ̀rẹ̀ tọ́jú ẹ̀ ṣe ń gbà tí ọpọlọ yẹn ń jàbáun ẹ̀ǹgbẹ́ kárọ́tì ẹ̀ǹgbẹ́ kòkòmbà gún kárọ́tì kárọ́tì wá ń jáde ní somisu bí kòkòmbà ẹ̀kọ́ lè pọ̀ sí bí ṣe wá ń pọ̀ sí alùfíkà bẹ̀wàdá Naam,

tó bèé bá wọ̀nú lé tí è ṣe wípé ohun àtọ́kọ ẹjọ́ bùkátà ara wọn kò ní fẹ́kọ̀ọ́ kó mọ́bẹ̀ ojú sì máa ti ìwà lòdì táwọn èèyàn wọ́ bóòdì báyìí olóyè ń forí gbé pé àà tí kì ní ìbá àwọn tí wọ́n wá sọ páwọn darí ayé wọ́n gbé human rights wọ́n ma bá kìíyàn wọ́n wà fẹ́ ìtọ́jẹ́ tọ́lọ́ntà nẹ́bí ilẹ̀ ọ̀kan ya wọ́n náà wà ní sagodi náà kílọ́pọ̀ mi àtàbúrò rẹ̀ pọ̀ kílọ́pọ̀ àtàbúrò mi pọ̀ ọ̀rẹ́yà ẹ̀bẹ̀rẹ̀ mọ́ kì fún mi o ẹ̀rẹ̀ pé kílọ́pọ̀ mi àtàbúrò mi pọ̀ ṣe mi ní ìrẹ́ ìrẹ́ pẹ̀lú àbúrò àwọn mìíràn ẹ̀rìn nígbà tó ń délé òun látò lè lọ mo sì jà ọ̀nà pàlàpàlà ọwọ́ àtọ́ àtùkù tí a bá bí ọ̀dá lọ́dọ̀ rẹ̀ kó tó fi gbogbo ẹ̀ ti wà fọjú pọ̀ obìnrin tí ó bá fi ìlàjí ara rẹ̀ lẹ́gẹ́ àá dressing code ti wá bọ́bá sí báńkì wọ́n ò bóbí ọ̀ndá kọ wọ sẹ́ẹ̀tì tó ní bọ́tìn kọ wà á dè torí kíni ibi tó gbọ́dọ̀ mari òfin ni because báńkì gbọ́dọ̀ máa pawó pẹ̀lú kí àwọn èèyàn máa rí tutù ojú kí ló tó gbò ní ojú mẹ́ ìyàwó ń lọ mẹ́ẹ̀mú láti lọ bá ara bọ́skọ́rọ̀ pàpẹ́ ah òpònú ní ẹ̀wò tí ìrárí so rí pé ìyẹn dẹ̀ lára rẹ ni mú ti nọmba wọ́n tí wọ́n bọ́ ẹ̀mí sí mi ọmọ tí mò ń sí mi gan tí gbogbo ayé ọwọ́ ṣòkòtò débí kò sí nkẹ̀kẹ̀tẹ̀ débí àjọ ń káàkì àti kọlẹ́tà sí bí wọ́n ò sí àmì kankan ò sánmà ní àti ìsìyàwó Amẹ́ríkà kì í sí àwọ̀ náà sí rẹ̀ sánmà ní láti sẹ̀ lóní ọgbọ̀ngalukú ọpadà kọnkalukú kọ padà sọ́dọ̀ bà dẹ́dà obìnrin fẹ́ lọ sí ẹkọ́kọ́ wà dẹ̀wò lọ́dẹ̀wò àwọn àti wà gbà pé ah, ọbọ̀n bí kó bùkátà ní ọbọ̀n bí wípé iṣẹ́ ìbọ́gbé ẹlẹ́ẹ̀kẹta obìnrin gbọ́dọ̀ jáde lọ síbi iṣẹ́ ní ìmúra ti tẹ̀sìn ẹwà wà àwọn obìnrin tí ẹ ń bẹ̀lẹ́nu sẹ́lẹ̀ ní lọ́tún lósì nígbà láwo sáwà ń sọ eléyìn kí wá ní ìdájọ́ táà sọ ń pa obìnrin tọjọ́ lọ́pàá ìwọ̀n náà sì fẹ́ wà aljanna obi ò tọ́ jẹ́ sọ́jà ó sì fẹ́ wà aljanna sọ pé sọ́jà ni ọ́ tọ́ bá dínú sàárè kó sì rántí kí wọ́n sin ìbá mọ́ tó fi fèsì àmàlẹ̀ká ààyé ń tàn wá o ẹni ìṣàṣì Saudi òun lànà bí tọ́lọ́run sí ọ tẹ́ bá kan ìlúmí ní Saudi àtọ́jọ́ ọmọ Saudi ẹ̀yin náà sọ pé alhamdulillah ọlọ́run ìwọ ló ń pín tóòtọ́ tẹ́rùmí bàbá yí húwà ẹni alhamdulillah mo ti ẹ̀tí mùsùlámù kí n tó ẹ̀ òun wá wo àwọn tí ń pẹ̀rún mùsùlùmí pé sálìdẹ̀ náà tí mọ̀ nǹkan ń pa rẹ̀ tí mẹ́ dàbí mo ṣe dáì sí lẹ́yìn ìfẹ́ wọ̀ ẹ̀sì tí rádùn gbogbo dáadáa ìbẹ́sẹ̀ jẹ́ ẹ̀sì ṣe ah, Ọlọ́run mo dúpẹ́ o tí ń kọ̀kọ́ ma muslim wì kí anábi wasallallahu alaihi wasallama nígbò òkú díẹ̀ tí ọ máa lọ kó sí ọlọ́n ni máa tààrọ́kù hadamin hadith usama bin zaid wasa'id bin zaid khajan bazar bisnanin sahih ó sí ọlọ́n ni máa tààrọ́kù ba'di fitnatan hiya adọ́rọ̀lá rijal ní ruwaya min níwọ́yà mí máa tàkù fìtnà tánà àbọ́rọ̀ alárìjáàlì mìíràn nìsá ìfi wà lákàkẹ́lẹ̀ bí mo sí ń lọ tí ó dá àwọn ọkùnrin láàmú tí ń bá lọ́tán tó tó àwọn obìnrin ẹwà máa wè mọ́ lọ́n èyí tó jù wọn lọ ń bẹ iná ìlú sọ adébítàrùn lọ ọkùnrin wówó obìnrin wówó jẹ́ àmì ẹ̀tẹ́ ti ẹgbọ́ inna likulli ummatin fitnatan inna likulli ummatin fitnatan gbogbo umma kọ̀ọ̀kan gbogbo tí ẹsẹ̀ kọ̀ọ̀kan iní ma ń ní wà látọ̀lọ́ ma dẹ̀ẹ́sì wọn wà fitnatu ummati alman tí ẹ bá bí pé kí ni dàmúdàbú tí ó ma drive àwọn èèyàn lọ sínú ọ̀nà lórí umma mi owó ni o. obìnrin tí lọ bí iṣẹ́ tàà ní múra ní múra sláàmù yìí ṣe láwà aṣọ ẹn tó jẹ́ pọ̀ gẹ́gẹ́ ìlọkùnrin fi rọrí láti Ìbàdàn dókù ẹ̀wà iná àlọkùnrin tó fi rọrí látọkù ẹ̀wà padà sí Bódìjà wọ́n ń ṣí àwòrán ní lórí ìjọpọ̀ ẹmẹ́tẹ̀ ẹ̀bẹ̀rẹ̀ pé kí lábúrú jẹmọ́ in ta ń sọ yìí ibi mélòó láti ń sọ ibi ta ti ń sọ yìí náà tàwà mélòó láti tẹ̀lé sí lè igan ọmọ ọjọ́ bí ẹn pé ah ibi mọ́sálásí wò rà ní àwọn àfáà orílẹ̀-èdè ọdún náà bẹ́ẹ̀ sì ni bí a ti fẹsẹ̀ kọnù fitna obìnrin yìí fi fitna kàkẹ́lẹ̀ fún àwọn mímọ̀ sọ́ọ̀tọ̀ pọ̀ lórí ẹ̀ ṣe bẹ́ tí ń jíwó kí àwọn náà lọ fẹ́ fi sakọ sí èyí tí ń jígbá tí ń jáwó obìnrin àfẹ́ni ọlọ́mbá láàbí fitna wọn al-Khalifa Harun Rashid nígbàtí ń jọba a ń pọ̀kùnrin kan ní bàálùlù bàálùlù ní ọpọlọ tí èsì kéèké àwọpọlọpọ̀ ọlọ́n kí àwọn ilé pẹ̀lọpọlọ ó bá wá bọ́ bá ń jọ kan ó ní ọba ẹrù tẹ́rù ìpọ̀ ọlọ́n sì di ẹ̀sà sí yọrí ah ẹrù mà nẹ́bì tó tó báyìí ọlọ́n tó wá jẹ́ mi yóò gùn rí dáadáa mo sì fẹ́ gbàǹkan lọ́wọ́ tẹ bá sì fún mi ìbàwú mi ọba ní kí lọ fẹ́ gbà ó ní ẹjẹ́ mi náà rúrù ẹrù yìí kèé ṣe ti yẹn gà bí nkankan ẹkà yọ̀ndọ́ ọjọ́ kan fẹ́mi náà kémi náà fi dájọ́ kọ́nà kẹ́ náà wà lábẹ́ ìdájọ́ ah. arúrù ọjọ́ kan ẹ̀yìn méjì jùbá náà pé ọba bọ́ sí ààfin kó èsè rí ìṣẹ́jú díẹ̀ láàfin lọba bọ́ta ní báńkà àkí gbogbo olù ọba náà bá léyàwó rẹ̀ lọ́wọ́ mú pé akú oríire lónìí o ìyàwó rẹ̀ sí jẹ́ Zubaida jẹ́mi àti ẹ̀ náà ká lọ sí inú fáàmù wa káwo gbogbo oore tọ́lọ ń ṣe fún wa káàkí kágbádùn lókì àná àbóde tẹ̀ náà wọ́n lọ wọ́n lọ wọ́n ẹ̀sìn tó fáyìn tó lé ní 100 ah sorry bí 200 lẹ́yìn ìbàlúlù ọba ah, sáwọn pé eléwà tó ilé náà lúí ẹni òró kan tí ń dá kó ẹ̀sìn 200 bí lọ ah, ah bàlúlù náà kí aláǹsẹ́ kí ah, ó lè bẹ̀ẹ̀bẹ̀ mọ́ ń darí ìlú kí lẹ́ni ní ẹ̀sìn 100 lẹ́yìn wọ́n nìkan ó ní ọba ní dárú ìlú kí ní ìmọ̀lù tí ẹ̀sìn 100 oníkẹni in gbogbo lé pátá tí mo fẹ́ káàkínú ríṣì obìnrin dájọ́ mẹ́ obìnrin darí ibẹ̀ ọba ni obìnrin dájọ́ ó ní ọba fi ilẹ̀ ó ní kí wọ́n wá sí ọjà in tí mo ṣe fún ẹ o ní pé gbogbo ẹni tí ń bá ti ṣe ẹ̀zámù fún tí ń bá ti rí pé ìyàwó rẹ̀ ní kọ́ntó rẹ̀ in tó fi lè bọ́ tí òfin nílò ẹ̀wọ̀n yóò mú ẹ̀sìn kan wá ẹ̀sìn ni mo ń gbájọ yìí tí mo bá fi ikú ọ̀rọ̀ ìláàrin 2 hours kí a ní a but bí mo ṣe gbìyànjú tó lè sáàwọ̀ èèyàn lọ́pọ̀ náà báyìí náà tí ó tí mo sí ìyàn ó ní ọba ẹjẹ́ fi yàn lẹ́ ọ̀rọ̀ tí èmi fẹ́ sọ fún ìlọ̀rọ̀ ọba ṣe rí bẹ́yìn náà ṣe yọ̀ǹda kí n darí ìlú lọ́jọ́ kẹyìn ẹ̀sì sórí rẹ̀ tọ́gà tẹ́yìn lọ mọ̀kún lílá ní bí mo ti lọ lọ mọ̀kàjá bí ilé kan mo ń ṣe ẹ̀zámù lọ fún lọmọ ohun obìnrin kan bá bóòdì àà ah, màlèkà lọmọ ẹ̀ọ́dì kò lè jẹ́yàn ọmọ ìmẹ́lẹ̀lẹ́wà ohun ah, àà mọ́ ní à ah, tí mi náà bá sì lọ fọmọ yìí pamá tí ń jì kọ́ jẹ́ pé ọba ní ọ̀fẹ́ à èmi náà sí àbùsí ẹ̀yìn náà ọba pẹ̀lú ògùn ọlọ́run ọmọ ìkíkú sí yín lọ ẹjá máa ti bí lọ ọba ní ọ̀rọ̀ gidi lọ bá mi sọ tó sì sàǹfààní ó sì rí pé ìyàwó mi ìgẹ́lẹ́gbẹ̀ẹ́ ni ọ̀rẹ́ ọ̀rẹ́ àhán kábíyèsí ní ẹ̀ ẹ̀yìn náà kú ọwọ́ ṣe iná ẹlẹ́jẹ́ iná bẹ̀rù ọ̀dà ẹ̀sìn méjì tí o ṣe mẹ̀ pé ẹ̀yìn lẹ̀yìn darí ẹ̀sìn méjì ilẹ̀ yóò fílẹ̀ jẹmọ́ra kánàbí bá ń sọ fèmí àti wípé ohun òfífìtì náà kẹrẹlẹ̀ tọ́jẹ́ wípé jẹmọ́ ọ̀pọ̀lọpọ̀ mo obi ń dẹn tó ti kọ́ lẹ́nu wà láàmù sí ń sọ nígbàtẹ́ ìgbìmọ̀ ara two ń sọ fún but ah, ah, two plots ọ̀rẹ́ ẹ̀mẹ́ látàjọ sí kéèké ọmọ ìlú ọ̀rẹ́ méjì yàrá adádì rẹ̀ ní lò kọ́dá ń pàtì àǹkú ló tó rí èmi kí sáàbà kèé sí ìṣe torí pé lọ́bí iṣẹ́ nìkan gbogbo ọgbà tó bèèrè tí ń kírun fọ́lọ́n tí ń gbáwẹ̀ fọ́lọ́n tí ń rẹ̀kàn kí ọlọ́n tí ó bà bóòdé lé bí ó sì bóòdé nù a ń sọ tẹ́lẹ̀ yìí pé yóò fìdí mọ́lé rẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tí wá rí tí ó gbé bóòdé ńlá ti mú láti bẹ̀ ohun ẹwà wé mọ́ lọ àfóhùwàsì tọ́n hana fáwọn èèyàn bàbá tó ń fáwọn èèyàn wọnú wàhálà ẹ̀bí asámọ̀mí ti ẹ̀nà sẹ́lẹ̀ àníyàn oláwọ̀ àti dárí mọ́jọ máa sọ yẹ bí i sí ní aṣọ ìlà àmà sọ àmà wa rábàbà sọ bàdídà kọjọ kó fi kẹ́ ẹgbà wa obì ó bóòdì ní bóòdì kí ni o ní bóòdì bẹ́sìn sí ní kọjáde ó di mẹ́ta wà án yẹ kúnà amánúwà fi majalin nisa'iyin hosin láktìlátọ̀ fi yìí ma'arì jẹ́lá jẹ́lẹ̀bì an ha àríre o ibi obi ọba sì ti sẹ́ ọgbọ́dọ̀ jẹ́ abala ọ̀dọ́ obìnrin abalantóbe máa ṣe ni ká pé ọ́fíìsì tó lóbe tọ́lọ́kùn ẹni àyàwó obi ọ wà lọ́tọ̀ àyàwó ọkùn ọ wà lọ́tọ̀ wọ́n ní kíni tó mọ̀ tẹ́ ìsọkù yáwọn obìnrin ọjẹ́ nẹ́ẹ̀sì alhamdulillah obìnrin ọjẹ́ tíchà tí ń tíchì fine obìnrin ni oòrùn mi ṣe scanning fáwọn obìnrin nídi kọmpútà torí pé immigration officer immigration officer ni ọ̀sá burúmbẹ̀ majáàlùí wọ́n tó àwọn obìnrin lọ́tọ̀ obìnrin lọ́tọ̀ ọkùnrin wà lọ́tọ̀ ọgbọ́dọ̀ rí bẹ́ẹ̀ gbogbo bí tó bèèrè bá ti ríṣẹ́ tí ó ṣe tọ́wàá jẹ́ pé dàrúdàpọ̀ ní láàrin àtàwọn ọkùnrin ní ìsìláàmù táà ń ṣe táà lọ mú pàdé ọlọ́run ọba dẹ́dà júwe fún alátẹ̀rí àhánà bí wípé òrọ́ǹgì ẹ̀ ọlọ́pàá àtọlọ́pàá wọ́n máa fọ́ gbára wọ́n dì ọkọ̀ ẹ̀ ìjọmbá gbámú orí ọ̀dá ẹjẹ́ ṣe bẹ́ẹ̀ làwọn àfáà wá dákẹ́ àbá àfẹ́ẹ̀sì àwambọ̀ tóbi bá tún bọ́m bí eléyìn iṣẹ́ ibi tó ti fẹ́ ṣiṣẹ́ kò sí dàrú dàpọ̀ níbẹ̀ ara rẹ̀ òní kọ́bí ọjẹ́ sẹ́kítírì nílé iṣẹ́ fẹ́nìkan fọ́kún ìkan yọ́ ma gbé fáìlì ọgọ́gà mọ́jẹ̀ kí èsì ọjá èsì ọ̀rọ̀sàrìgbọ́n ta èsì ilẹ̀ kó tí lẹ̀kùn níwé o yóò kó àti ẹ̀lẹ́ yóò jókù lẹ́gbẹ̀ẹ́ ọgà yóò ma fi àkàtàntì yóò ma fi kírùkọ rẹ̀ ṣe bí n tẹ́sẹ̀ wá ń sọ pé tí ń ṣe tí kó náà báyàwó rẹ̀ ọmọ sí bá bó ní ó sì rí tẹ̀bá wá gbọ́ tí ẹ dá prógámù kanlẹ̀ ìrírí ọ̀run wọ́n máa sọ̀rọ̀ pé ètò ìwà fún àwọn tí wọ́n bá lọ mọ́ntà tí ìyàwó lé ọmọ láti máa dálà ká ìjọ fún wọn báwo ni wọ́n ṣe kún àmọ́ yẹn wọlé tí ọ̀dẹ̀ ní jẹ́ pé lẹ́yìn ikú wọn torí pé wàhálà yẹn ti ń pọ̀jù àwọn tẹ́ ń pè léèyàn wọ́n láwọn kàwé àwọn kagbá àwọn kàwó wọ́n tó jẹ́ sáà wọ́n jẹ́ nkankan ọmọ tí a ń wá láti tàǹgbà ọkúta wọ́n dúnjú àmà ti lé lọ ìyàwó tí wọ́n jẹ́ ara mẹ́rin ìntọ́pàá náà bẹ́wà sí sáà àwọn kìríkà làwájọ́ kí wọ́n máa pèèyàn mùsùlùmí pàdàbí lọ́jọ́ ojú ó sì máa ti wọ́n dára àjọ olóòjọ́ bọ́lá ìdè ẹmọ́ ẹjọ́ ṣe bụ ń ẹni bí wá dẹni rẹ lójú wa a sì fẹ́ gbàtọwọ́ ọlọ́run jama'a wọ́n bà sí máa sọ̀rọ̀ wọ́n máa fi yíò bú islamu ni. àbọ́lági wọ́n mọ́ ní wọ́n fi jáde láyé ni sí pé ẹni tó bá lọ máa ń ta ò tó fẹ́ kọmọ̀ wọlé ebi tí ń fàárí wọ́n gbà pé e, ọkùnrin ọ̀bọ̀n mọ́lọ máa ń ta obi ó sì ń jẹ òun mu òun òun jí ó sì ń wọ mẹ́fà tó bí fọ́kùnrin ó sì mọ̀ pé kàntí ẹ̀ a sì ń sáàdúwàlì ọlọ́run sásà ní wa nǹkan tí a wọ́n dúó ọlọ́run sáàkì ní kankan ẹgbọ̀gbọ́ o pàṣásùn kan ẹ̀sọ̀ fáwọn ìjọba àwọn àfẹ́ẹ̀sìn o ni wọ́n fún láàyè kí wọ́n máa sọ bí a kù sí fún a káwàá sílẹ̀ ọgbọ́n wa ń gorí ọgbọ́n irọ́ náà sì ni àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá Ọlọ́run fọlọ́pọlọpọ̀ wọ́n ní ibi ọgbọ́n bá ti rọgbọ̀kún àìdọ́gbọ́n bẹ́mà bíọ́nù Rahman ìbínà láti tudu ní kútúbáyìn insha Allah tí ó ti lù kágbùn òkè ha tí lọ́bí ọmọ ti gbé oh. oh. oh. gbogbo àwọn obìnrin tó ti fi ọkọ ṣe bòójí fún wọn mọ́ka ọkọ wọn lórí wọn o ọlọ́njọ́ fi kú ọkọ tí wọn o gbogbo àwọn obìnrin tí wọn òye máa fọ́kọ wọn kúkú mọ̀ wípé bọ́bá kúkú dáa fábù kìí ṣe mẹ́sìnà wọ́n èsì rẹ̀ tèmi náà ọlọ́ndàpọ̀ bá ní gbàdú àti àná méjì kọ́rọ̀ wọ́n dárò àwọn obìnrin wa fún wọn nísìnmi jẹ́ wọ́n nísìnmi ayọ̀ ìsinmi ìkẹjí alè kẹwọn dúgbò sí pàwálàṣẹ lọ àwọn èbò ń ṣe púrógámù wọ́n wá kọ àkọlé rẹ̀ wípé ìyà tí ń jẹ àwọn obìnrin Áfíríkà sẹ́yìn náà gẹ́gbẹ̀ndì rẹ̀ ẹ̀yìn alábòsí ọlọ́ndàkùsànú wa o gbogbo wa pátá àtọlówó inú wa àtẹntí olówó gbogbo wa láàrù in tó sì di àrù náà ni pé ọkàn ọ̀balẹ̀ ẹn tí ètí ìrìn tí ó jẹ ọkàn rẹ̀ ọ̀balẹ̀ ẹn tó ti rí tí ó jẹ ọkàn rẹ̀ ọ̀balẹ̀ wípé sí wọ́n sì jẹ báyìí oǹkàlùkú níjọ ń pín ti ìyọ̀dá ni àwà dáadáa lọ́dọ̀ ọlọ́mù àdó àwọn tí ó wọ́n ṣègbè wọ́n ṣègbè méjì àṣègbè pẹ̀lú wọn o àwọn tí wọ́n parẹ́ wọ́n parẹ́ méjì àparẹ́ pẹ̀lú wọn o yọwáyùn àyàwó wa o yọwáyùn àmà wa o yọwáyàwó bí wa yọwọ́n àfá wa yàwọ́n ọ̀rẹ́ wa dákùnrádà ní kẹsì rẹ o bí haqqi la hawla wala ثم الذين كفروا بربهم يعدلون ثم أصلي وأسلم المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه ولا آل وصابه أجمعين أما بعد أمة الإسلام أوصيك ونفسي بتقوى الله هذه وصية خالقنا للخلق كلهم قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة السامة شون عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا ربنا سبحانه وتسامى جعل النساء شقائق الرجال كما ثبت عن صاحب النبوة وجعل لهن نصيبا من العمل كما جعل للرجال نصيبا من العمل وقال سبحانه وتسامى ومن يعمل صالحا من ذكر ومنثى مؤمن الآية أمة الإسلام فربنا سبحانه وتسامى أكرم النساء وبعدهن عن مراتئ الشهوات والشبهات حتى لا تكون النساء لعبة للشيطان أمة الإسلام إذا احتاجت المرأة إلى العمل فإنه لا بد لها أن تخرج إلى عملها ملتزمة بالحجاب الشرعي لا بد من ذلك وكذلك يتجتنب الطين حتى لا يشم ريحة من من ريحه منها الرجال الأجانب أمتنا كيف لا وقد صح رسول الله صلى الله عليه وسلم هذا من حديث وسعيد بن زيد وسعيد بن زيد أن رسول الله صلى الله عليه وسلم قال ما تركت بعد فتنة أضر على الرجال من النساء وفي رواية ما تركت بعد فتنة هي أضر على الرجال من النساء أمة الإسلام فهذا النبي صلوات ربي وسلام عليه يعلمنا ما يرشدنا إلى سعادة الدارين أمة الإسلام فانظروا كيف أخرج الشيطان النساء من بيوتهن سافرات متبرجات بزينتهن وقد منعهن الله سبحانه وتعالى عن ذلك بقوله تعالى ولا تبرجنا تبرج الجاهلية الأولى أمة الإسلام فالرسول صلوات ربه وسلام عليه هو القائل ما تركت بعدي فتنة أضر, أضر على الرجال من النساء بارك الله وعاكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيما من الذكر الأكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباد المصطفى أمة الإسلام اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام إذا كانت المرأة محتاجة إلى العمل لتوفير الأموال اللازمة لها لا بد كذلك أن يكون عمل عمل هذا مناسبا لطبيعة المرأة وكذلك إذا سلمت من هذا لا بد أن تخرج هذه المرأة ملتزمة بالحجاب الشرعي فإذا كان هذا كذلك لا بد أن يكون عملها هذا في مجال نسائي خاص بهن لا اختلاط فيه مع الرجال الأجانب عنها أمة الإسلام ثبت عن رسول الله صلى الله عليه وسلم الحديث رب عمر رضي الله تعالى وارضاهما ولا يخلون رجل بامرأة إلا كان ثالث ثالثهما الشيطان أخرجوا الإمام أحمد أمة الإسلام الخلوة بالمرأة الأجنبية مع الرجل الأجنبي ليس هذا في ديننا وليس هذا في سنة رسول الله صلى الله عليه وسلم أمة الإسلام فالمرأة التي تحتاج إلى العمل لابد أن تجتنب الاختلاط بينها وبين الرجال الأجانب بحيث يغلق الباب عليها مع رجل آخر هذا حرام في ديننا هذا حرام في ديننا لذلك كان رسول الله صلى الله عليه وسلم يحذر أمته من جام الأموال من أي طريق أمن, أمن حرام أو من شبعة جاء هذا من حديث كعب بن جاء من حديث كعب بن عياد رضي الله تعالى عنه وأرضاه أن رسول الله صلى الله عليه وسلم قال إنما أخفل أمتي الأئمة المضلين وقد أفتى الأئمة المضلين للناس بفتاوى شيطانية فضلوا وأضلوا ويقولون هذا للضرورة هذا لا بأس به كأن الله سبحانه وتعالى أرسلهم إلينا بعد نبينا محمد صلى الله عليه وسلم أمة الإسلام إذا كانت فتنة هذه الأمة المال وقد حذر صلى الله عليه وسلم عن جمعها بشبعة أو بحرام لا بد لنا أن نكون حريصين على جمع هذه الأموال على نحو يرضي الله سبحانه وتعالى عنا جاء من أبي أن رسول الله صلى الله عليه وسلم قال إن لكل أمة فتنة وفتنة أمتي المال المرأة تريده والرجل يريده لكن الحذار الحذار قال رسول الله صلى الله عليه وسلم إن لكل أمة فتنة وفتنة أمتي المال أيما امرأة تخرج من بيت بعلها للعمل بعد أن كانت محتاجة لا بد أن يكون عملها مناسبا لطبيعتها وكذلك لا بد أن يكون هذا العمل في مجال نسائي خاص وكذلك تخرج ملتزمة بالحجاب الشرعي ونسأل الله الرحمن أن يثبتنا وأن يثبت نساءنا وأن يصلحنا ويصلح نساءنا وأن يوفقنا في جميع أمورنا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة آيون واجعلنا للمتقين إماما اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز سوى المسلمين ودمر عاداك داء الدين اللهم ربنا دمر عاداك داء الدين اللهم ربنا كلنا مؤيدا ونصيرا وانتقم لبارك المستضعفين من الرجال والنساء في كل مكان اللهم ربنا بيض وجوهنا يوم تبيض وجوه ريائك ولا تسود وجوهنا يوم تسود وجوه ريائك يا أكرم الأكرمين اللهم ربنا كن لنا عونا في جميع أمورنا يا أرحم الراحمين أمة الإسلام وعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ في بنفسي وفن بملائكة وفلث بكم قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدود القائل مقلت شيء الثابتة من صلى عليه صلاة صلى الله عليه عشرة اللهم ربنا صلي وسلم وبارك على ذنبي كريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آل وسابه وسلم تسليما كثيرا Amen.